Unit 12. ní ibùdó ọkọ̀ ní Èkó. Dialogue 1. Kimberly is expecting her sister from the US, who will be visiting her in Nigeria. She wants Tunji to drive to Lagos with her to pick up her sister at the airport. Tunji, she o pé ọ̀la ni àbúrò mi Kala ma dé láti New York? Bẹ́ẹ̀ moranti. rántí. Ṣé wà á bá mi lọ sí Èkó lọ́la láti pàdé Karla ní ibùdó ọkọ̀-òfúrufú? Àkókò wo ni ọkọ̀-òfúrufú rẹ máa gúnlẹ̀ l'Ékòó lọ́la? Aago mẹ́jọ alẹ́ ni. Ọkọ̀-òfúrufú wo ni ó máa bá dé? Ó máa wọ ọkọ̀-òfúrufú Northwest láti New York lọ sí Amsterdam ṣùgbọ́n ọkọ̀-òfúrufú KLM láti Amsterdam sí Èkó a gbọ́dọ̀ kúrò níbí ní nǹkan bíi agogo méjìlá ọ̀sán ó máa gbà wá tó wákàtí méjì láti dé ibùdó ọkọ̀ òfurufú lẹ́kọ̀ọ́ láti ìbàdàn nítorí súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ní ìlú èkó mo fẹ́ kí a fún ara wa ní àkókò púpọ̀ kí a má fòrúwọ ìlú èkó ọ̀nà ìbàdàn sí èkó kì í ṣe ọ̀nà dáradára rárá. kí ló dé tí o sọ bẹ́ẹ̀? yàtọ̀ sí wàhálà ìjàmbá mọ́tò oríṣiríṣiì nítorí àwọn awakọ̀ oníwàkuwà àwọn adigunjalè tún ń pọ̀ lọ́nà ìbàdàn sí èkó nítorí náà a gbọ́dọ̀ tètè kúrò níbí kí ilẹ̀ tó ṣú. kò burú jẹ́ ká kúrò níbí ní agogo méjìlá ọ̀sán.